لله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا أمة الإسلام فربنا سبحانه وتعالى فرض علينا الفرائض وجعل لكل فريضة تطوعا ليكثر علينا من لطفه ومن رحمته وليكون هذا تقريعا لما نقص من فرائدنا من وجه وليكون ذلك تكثيرا لأجورنا وحسناتنا إن ربنا سبحانه وتسامى فربنا سبحانه وتسامى فرض علينا صيام شهر رمضان ولكن قد استحفنا على رسول الله صلى الله عليه وسلم على غيره من التطوع فالصوم التطوع له أحكام ولا بد أن نعرج على مسائله بقدر الاستطاعة أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى يفتو عملا لأناس ويغلقه عن الآخرين ويفتو للآخرين أبوابا من الخيرات ويغلقها على غيرهم أمة الإسلام مهما اجتهد لإنسان أن يكون من آل الطاعات فإنه قد سبقه من سبقه من عباد الله المؤمنين كيف لا جاء في الصحيحين من حديث أبي رك رضي الله تعالى نرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي يوم القيامة وفي رواية نودي في الجنة يا عبد الله هذا خير فمن كان من آل الصلاة جئل من باب الصلاة ومن كان من آل من آل الصدقة جئ من باب الصدقة ومن كان من آل الصيام جئ من باب الريان ومن كان من آل الجهاد جئ من باب الجهاد إلى أن قال أبو بكر ما خرج أسلمت قال بأبي أنت وأمي يا رسول الله وهل على من دعي من تلك الأبواب من ضرورة قال رسول الله صلى الله من ضرورة وهل يدعى أحد من تلك الأبواب كلها فقال رسول الله صلى الله عليه وسلم نعم وأرجو أن تكون منهم يوجد من عباد الله يوم القيامة يدعى ليدخل الجنة من جميع أبوابها ولكنهم قليلون فكيف نكون من القليلين هذا الذي يستحثنا عليه ما نقول في هذه الخطبة إن شاء الله وقال فبررة سواء المسلمين أن ترى لكون كرات جريفان النبي صلى الله عليه وسلم أن تبررة نتبع ما جاك يكون جوا ألو بان سلكون كان النبي وبان سلكون لاري أتي أورا لي النبي وأتي الصحابة ري تو بان سامتوك pẹ̀lú annabi sallallahu alaihi wasallam jọ gbẹ̀lẹ̀ kìyàmà ọgbẹ̀rẹ̀ rákò jẹ́ àwọn mẹ́wọ̀ àtàwà àtàyàwà àtàwọn òmbíwa àtàwọn afọ́wà àtàmákíwà àtàwọn ọ̀rẹ́wà ọgbẹ̀rẹ̀ rákò jẹ́ àwọn àwọn tọ́ọ̀kẹ̀ bákanáà mọ́ fi àṣìkọ́nàmì tí bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala mo ṣe rẹ̀ lẹ́lẹ̀ tí bẹ̀rẹ̀ àní taqullah kájọ kọlu ọlọ́run ká sì máa rántí àwọn àsọtẹ́lẹ̀ tọ́sọ fún wa láti fi lè fi ìbẹ̀rù rẹ̀ sí gàgá ẹ̀ntọ́ jẹ́ ìyà níjọba alìkìyàmà mẹ́jì àwọ́ mẹ́o àwa ń kí wa wípé a kú ìlẹ̀kún ní ń tà mú lọ sálìkìyàmà tó jẹ́ pé kẹfírun minan nas la ya'lamuna ma khuliqu lahu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dọ́ ọmọ tí a torí ẹ̀dá wọn bó sì sí pùtò ì jẹmáà nínú fún àwa mùsùlùmí o náà ni ó sì àwọn ẹsẹ́ kan lọ́ranyàn kó tún wá fi àti ṣe gbọ́rẹ̀ tí ṣẹ́sẹ̀ gbọ́rẹ̀ yìí só nítùmà àbí ò nítùmà ó nítùmà torí ìkíni kó lè bá fi pé èntọ́ bá wa bákan náà kó sì fi gbé ọlá wa ga lẹ́ni tó bá mójútó ọ̀ranyàn rẹ̀ tó fi jẹ́ pé ìjẹkù lórí ṣíṣe bẹ́ẹ̀ ọba dẹ́dà fún wa ní Ramadan ká máa gbà ó ṣe ní ọ̀rẹ́ yẹn fún wa ìrun wákàtí márùn ojúmọ́ àádọ́ta ilẹ̀ ọba dẹ́dà fún annabi ńgbàtí ń láti sama títí tí tó fi wá ń bẹ́ẹ̀ tó adẹ́ sọ di márùn ṣùgbọ́n tí ọba tó bọ́ ọ̀sẹ̀ márùn-ún yóò rí tó ju wọn kan fún wa ní yọ zaka ó fi sọ́dákọ̀tì ó fún wa ní hajji ó fi àṣegbọ̀rẹ̀ náà ó fi tí subhanahu wa ta'ala lára ramadan òun lọ́lọ àwọn ààwẹ̀ táàfí máa ń súnmọ́ bá dẹ́dà ọmbẹ̀wò ọwá pé orísìírísìí a máa sọ̀rọ̀ orísìírísìí ṣùgbọ́n a fẹ́ máa pàtàkì tí ń bẹ níbi kéyìn ò tún máa fi tí ọba dẹ́dà sí lọ́ranyàn fún kọ́ wá máa fi ìran rẹ̀ tí ó pè lọ́ranyàn kọ́ pọ̀ ń bẹ láti fi máa wojú rí ọba dẹ́dà jẹ́mọ́ra ààwẹ̀ nípa pọ̀ Ramadan jọ́ranyàn o ṣùgbọ́n ká tún máa gbààwẹ̀ tí è ṣe ti dandan láti fi máa wojú rí ọba dẹ́dà láti fi máa wásùn ọba dẹ́dà ó náà nípa pọ̀ kílẹ̀ rí wa lórí ilé Allah subhanahu wa ta'ala min hadith abi rọ́ta rọ́ta rọ́ta wal hadith rọ́ta sahihayn ó sọ́rọ̀ ní kullu amali ibn adam lah gbogbo sọ́tọ̀ mọ̀nà bíára mọ̀ sí òun lónìí illa sọ́wọ́ ayàfàwẹ̀ fa inna wuli èmi ọlọ́ ni mọ́ láwẹ̀ wà náà ajízi ibi ìgbèládàrẹ̀ náà mọ̀lẹ̀ ìkálọ̀ èmi ni màá máa bú tó ń kálukú fún níbi títàwẹ̀ ọlọ́ndáwẹ̀ yọ kó gbogbo sẹ́ kódà sáwẹ̀ jùrún lọ àbí rújú àwẹ̀ lọ ó dí ìfàǹfà láàrin àwọn àfà tí wọ́n tún so dídí tí à lórí rẹ̀ kí sì lè rí wa jẹ́ àfi sunan nasai min hadith abu matal bahili radiyallahu ta'ala anhu abu mama lọ́bọ̀ sàsán jọ kan ó ní ya rasulallah dullani ala amalin yanfa'uni lahu bi anábí ọ̀wá tọ́ mi sọ́nà ẹ̀ṣẹ́ kan tí ń ya rasulallah ayò àmàlìn àfìdọ́lù iṣẹ́ wo lọ dáájú tí ẹ̀ fi mẹ́tẹ̀tẹ̀ ìrójú rí ọlọ́run tí ẹ̀ fi máa mọ́kè lọ́dọ̀ ọba dẹ́dà nínú ríwáyà mi abúrú mọ́mọ̀ wá mọ́mọ̀ bá sàsàrán pé yá Rasulullah ìrà nẹ́bí ogun là ń lọ yìí sálìláhà líyà ṣàhádà bá ń bẹ lọ́n kí ń lọ kí mẹ́dì ọ̀rọ̀ ìjẹ́mẹ́ tó sọ yìí tó bá dúró lẹ́ni ẹ̀yẹ̀ náà tó sì ní tó sọ pẹ̀lẹ́ jẹ́ bá kọ

ànábì alìjẹ́nà ni wù mí sẹ́ bá ń wá bí ń se rálìjẹ̀ náà wọ pẹ̀lú kí ọba bẹ̀lọ́n kún ọpa mí sógùn ó ṣọ́lọ́n tó tẹ́wọ́ sọba rẹ̀dà Allahumma sallimhum wa ọba rẹ̀dà jẹ́ wọn lọ́rí jẹ́ wọn bọ̀rí jẹ́ wọn je won wọn jẹ́ jẹ́ mẹ́jọ jẹ́ wọn àtúnlọ nǹkan kò sí ya Rasulullah mo ti ń pààrẹ̀ sallallahu rẹ̀ wa àrìjẹ́nà ni wù mí mo fẹ́ wà àrìjẹ́nà ni ó ṣe ọlọ́n tó ní Allahumma sallimuhum wa ghannimuhum ọlọ́n jẹ́ wọ́n lọ rí jẹ́ wọ́n bọ̀rí wọ́n tọ́rọ tó bọ̀rí àbúrò mọ́ wà ní ọ̀dá ṣe bá àrìjẹ́nà ni wù mí wọ́n yí sì wà

bá fún àyìn kẹsọ́rọ̀ lárúwálà ń sọ bá fún fatia lárúwálà ń sọ fa inna wùlá adílàláwù fa inna wùlá adílàláwù nítorí pé nù téèyàn fi máa mókè téèyàn ẹ̀dọ́mà àrìjẹ̀ náà rọrùn níwájú ọlọ́run ààwẹ̀ ọ̀lẹ́lẹ́gbẹ́ iye wà nù táwọn àfá àkàfi sọ wípé ààwẹ̀ ju ìrun fún àrẹ́bí lọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nídìí tánàbí fi sọ bẹ́ jẹmáà gbogbo táà máa wójú rí ọba dẹ́dà níṣẹ́ olóore à ọpẹka bọ́lọ ń ṣìṣẹ́ dáwà náà yàtọ̀ àwàmbọ̀ kásọ̀kọ́ àgbà Ramadan tán àwọn ẹ̀kọ́ tó wà kí nígbà rúkílélé o akíràn yàtà àtúnyẹ in tí ó jẹ kó ń kálukú kó kàkò léyà rẹ̀ o ni má já àti sunan inda abi dawud min hadithi abi wata radiyallahu tanarda wa kadhalika jaa fi sunan min hadithi abi ruqayyata tamim ibn aus ad-dari radiyallahu ta'ala anhum ardahuma an tanikani ziyad ziyad buru jojo ziyad laysa lahu suhba wala riwaya kìí ṣe sàbẹ́ kò sì gbàdíṣù àtọ̀rọ̀ sàṣàlám ṣùgbọ́n Màáwíyà òun ló fi ṣe olórí sí Iraq àti gbogbo agbègbè Iraq ọmọ ẹni Ziyadu yẹ máa ń pè ní Ziyadu ibnu Abihi ọmọ kan máa ń ní Ziyadu ibnu Ummihi ìyá rẹ̀ gẹ́gẹ́ jẹ́ ó lè pin ọmọ rẹ̀ jẹ́ Ubaidullah Ubaidullah

ìwà ń bí mi wípé ìran wo lè mi ti wáwó lábàmà nílò bẹ́ fàṣàjáàni fàtàṣàjáàni fànàsábàni fàntàsábtù ilẹ̀ ìwòrán ọba nígbàtí ọmọ dákọ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ àtẹ̀wàṣẹ̀ ìbọ̀ lọ bá dìran àbú rẹ̀ rọ̀ ah, ìjọwà awá ní kọjẹgbé wá mẹ́rọ ara báyìí àwọn àtàkùnkọ́ wá mẹ́rọ ọsáàrí àwọn kẹkẹ lára rẹ̀ ọba ni ni wá olúbẹ̀rẹ̀ náà ó ní ya fata aláwò hadithuka hadithan so ìjọ ọba kú yóò dópin ó sì jẹ́ ń kọ́ lábí ìfẹ̀kẹ́ tí látọ̀rọ̀ tí ó sì àti gbogbo wa ni lọ́fẹ́ sí láǹfààní ọmọ bá ní bala rahimakallah àwọn àfáà ní gbogbo ẹntẹ́ bá rí pí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tí a ń bá sọ ó ti ráyè jókù lẹ́mí rẹ̀ ẹn fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀sìn ní ọkọ̀ sàdúwà fún mo rí tẹ́ẹ̀sì alwàlá lẹ́ẹ̀kan mistake mẹ́bẹ̀rẹ̀ ah, ọlọ́run jọ́rọ̀ yọ́ àdúà lákọ̀ọ́kọ́ tó bá ti jọ́rọ̀ ẹ̀sìn àdúà làá ṣe ń tẹ́ sálàyé fún mi Ah, ẹ̀sàrọ̀ esara kọ̀ọ̀kan bóòmù sára wọ́jú orí mọ̀jú orí rẹ̀ táwọn kọ́dá ìmà mẹ́ta sábà àrà tó ti ṣe kí tó ìrùpọ̀ gbádùn àwọn eléyìí in tó ju ayé lọ́nà tó bá ti fẹ́ gbẹ́sì ìyàn lọ hmm. ni يوم القيامة من أعمالهم السرع إن تلعق قيو من أسيا ويدانجب إيه الكيامة إرواني فإن كانت تامة كتبت تامة قل يقول, يقول ربنا من رواية بيسك بوانو يقول ربنا جل وعز كيسي عز وجل جل وعز ọba tó tóbi tó gbọmgbẹ́ yóò mọ̀ sọ́njọ́ gbàlìkì àmọ́ wípé limala ikati fún àmàlìkà rẹ̀ wọ́n wà gbogbo tí ń bí ẹ̀mẹ́ lọ ma ọmọ wọn ju títú bí ẹgbẹ́ lọ ọlọ́mọ sọ wípé unzuru fi abdi ìrún tẹ́rù a ń kó كتبة تامة ومثلا كان تامة كان كتبة ma شنو ما taa ma اه orikio nínú oríkí lálùwà lọ́wọ́ wà sẹ́rọ̀ ládáadáa o orikio nínú oríkí inú ìkáàkì ilẹ̀ ẹ̀rùn kásìkò rówó tó wọlé kí ń gbà sásìkò o ṣùjúrù ẹ̀kọ́ à ṣùjúrù ẹ̀dá wo ìwọ́ ǹkọ́ ní kìí sí báwọn àti ẹ́sì rí báwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ́wọ́ ẹnìkan bẹ nínú àwọn ìmáàmù sọ̀díyà ìmá ọka gbogbo bá dẹ̀bí se máa kírùn gẹ́lẹ́ ní bá ń kírùn bẹ́ẹ̀ fáwọn jama ìyìn sọ pé Nàìjíríà onísọ̀díyà báwọn ẹ̀sẹ̀ sálẹ́yìn rẹ̀ wọ́n bá lẹ̀ ọ̀fẹ́jú ẹ̀sùn àbáwọ̀fẹ́ ní rahimallahu ta'ala ìtàn yóò bí àkóbi tàwà alákúlí wọ́n ma yọgbọ́ àwọn kẹkọ̀ọ́kọ́wò níbi irú rẹ̀ tí irú ìbá mata wọ́n bà kọ́lẹ̀ pé ọba dẹ́dà ó kí irun dáa ó kí pé ọlọ́ni ọ̀dàbà ẹbọ́ bí nǹkan mi wà nǹkan náà takọsọ̀ ṣe àmìnà tó bá jẹ́ wípé kò rírun ìkí alùwàlá ni kèé fọ kókósẹ̀ dada rùkú rẹ̀ tèèna yọ ma wò ìwọ̀n kí ìmọ̀ ṣe bẹ́ gbà mí ọkà rẹ̀ sọpapọ̀ gbà mí tí bá ti ní pọ́ fún parí lọ tọ́kà rẹ̀ ń balẹ̀ pé àgbò oṣù láìpẹ́ ọkà rẹ̀ ọwà ń bí ìran nígbà tí ń dọ́dì 17 18 bí ṣe ń wò ní ọmọ wọ̀n ilé náà wá ti fẹ́ gbọjà lọ́sànú ọmọdé wọ́n tó mọ́jà yìí bọ́jà kàmírà ọkàrin ọbalẹ̀ bẹ́lẹ̀ ìbá ti rówó tí ń wo balance ẹ̀ 73 <laughs> million 560,000 tí ó sì mọ̀já àti ìbẹ̀lẹ̀ orí igbá a se lọ́n kú ni tó tó bẹ̀rẹ̀ rọ gbogbo orú àwọn eléyìn orí ìṣe ìgbàmí yọ́ yọ́ọ̀lẹ̀ wọ́n wá wo bí títí yọ́ọ̀lẹ̀ yọ́ọ̀lẹ̀ yọ́ọ̀lẹ̀ ọlọ́run ni ó rúrú hálì àbúdì míntatọ̀ wúrin ẹwú ẹrù mi dáadáa sọ́lá wọn náà fi sí gbọ́rẹ̀ ti máa yàn wọ́n ló ní o ọlọ́run ẹwù tí ẹ bá wò wọ́n wùrọ̀ Ati ni àti mọ́ lè àbúdì fàrígọ́tàwú gbogbo láti bí àṣegbọ́rẹ̀ rẹ̀ ah, irun gbogbo tó fẹ́ kú wọ́n mọ̀ bí mẹ́fílà sí sí sí sí sí nínú hadithu tamimin dari min hadith tamimin dari ibn aus abi ruqayya wọ́n wà sọ wípé thumma zakatu mithlu dhalik tí wọ́n ti kó mẹ́ta zaka bóòrì calculation rẹ̀ wọ́n ṣe mistake ń gbàbáyì gbogbo sàkàtọ́ yọ ọjẹ́ 50 ó ṣe mistake 7 ọlọ́ni ṣe bí máa ṣe sàárá oní mọ́ ṣe sàárá ọya àwọn sàárá tó ṣe tọ́dà ẹmọ mú ẹmọ bá fi páṣì wọ́n fi sí ó ń ṣe lọ́wọ́ ni àbúyírù kọ́yà tó mìnì dárí súnmà tó ọ̀họ̀dú al'amal aláhásábì dhalik ọlọ́wà ní gbogbo iṣẹ́ tó ní kún kálukúwó ṣe tó ṣe lọ́ranyà ẹ máa mú àwọn àṣẹ gbọ́rẹ ẹ máa bá ń wo bí ọ̀ranyà bá ti dínkù ẹ máa fàṣẹ gbọ́rẹ dí ẹn tí bá ń sọ fún wa wípé Ramadan ó tó dẹ̀ mí tó gbáwẹ̀ náfílà ìrìn náfílà akẹ́ tí wọ́n yàn kó wò àdífì kó wò òun tí ń kí fọ́lọ́n tí mo yàn sàká náà bá máa kú okú ìrìn sára tí ń se kó wò àdífì kó wò rárẹ̀ nítorí wípé níjọ́ náà lọ́hùn kò sí ọgbọ́n kankan má àfi tí yàn bá kó àwambọ̀ àwọn sí ibi ìmọ̀ ti kílẹ̀ ríwá jẹ́ àfi sahihain min hadithi àdúrátàrátàrátà ó ṣe rọ́wà pọ̀lọ̀ sọ́hábàn jọkan ó ṣe ọlọ́n ni hmm, man an fàkọ̀ zaujẹ́ ní fi sabilillah zaujú ó ní nǹkan orísìí méjì níbi ìran kankana ilé kan ilé kejì ilé títí méjì ọkọ̀ kan ọkọ̀ kejì ìbáwà jẹ́ ìkẹjẹ́ luxury ìrẹ́kan náà sá ni wọ́n mọ́n àǹfàkọ̀ zàújẹ́yìn fi sabilillah ẹn bá lè náà nǹkan méjì fi sabilillah sójú ọ̀nà ọlọ́run a rí pé ìǹfàkù owó ní máa bá lọ mọ́n àǹfàkọ̀ zàújẹ́yìn fi sabilillah apákan àfáà tí ní méjì wo ọfọkọ̀ méjì tọrẹ ilé méjì lè tọrẹ ó fẹ́ fúnyàn lásọ asọ méjì lè tọrẹ ó fẹ́ fúnyàn lówó ọmọ 1000 méjì kọ́dà ìbáàsì mú 1000 káfẹ́fẹ́rẹ́ lákan òun náà sí ń fùkà náà jọ ni wọ́n nǹkan méjì lọ sáfi tọrẹ fi sabilillah ọwá ṣe bẹ́ẹ̀ nítorí ìtọba dẹ́dà nítorí kí ni o nítorí ọlọ́run ló fi náà apákan àfáà ní ọ̀nà sójú ọ̀nà ọlọ́run tó jẹ́ jihadi apákan nínú gbogbo tí ó ti ń pè lójú ọ̀nà ọlọ́run o ni mọ́ a sì rádífì mẹ́ ta fi tù àmbọ̀ nóòdíyà sí lè jẹ́nà ọlọ́run nìkan màlẹ̀kọ́ máa pè látàlì jẹ́nà ya abdallah tó fi ilé méjì tọ̀rẹ̀ ń gbàtọ̀ wà láyé fún àwọn wo fún àwọn ọmọ orírìn fún ọmọ orírìn wo ó láwọn akọ́pàtì ẹ̀jẹ́ mùsùlùmí tí bá ti wá sọ́yọ́ state níbàdàn òfìlé kàtọ̀rọ̀ fún lókè àdù ìkàtọ̀rọ̀ fún níbà sọ̀rọ̀ lápẹẹrẹ ọkọ̀ méjì ilé ìtọrẹ gbogbo òkú tó bá ti kú wọ́n mọ̀ bóòm fi gbé eléyìí wọ́n mọ̀ fi gbọ́n àmàmù lọ yídí wọ́n mọ̀ fi kọ́ àmúrúkàn lọ lé kí wọ́n pè ní jọgbàl kíyàmà ya Abdallah ìrọ̀rọ̀ ọba tó tọ́ ádà khair oore ńlá lélé nínú oore tọ́lọ min ahli salah ẹn tó bá jẹ́ wípé in tó lọ ń fi rọ̀ lọ́rùn jù nínú sí olóore ìmọ̀ sí bẹ́ẹ̀ fẹ́lómi ìran ni alìmọ̀kúrúnà mẹ́ sọ́lá àwọn tó jẹ́ pé tí wọ́n bá kí ọ̀rọ̀ yàtán tí wọ́n bá tún yẹ̀nà ah, ah, ni ọ̀rọ̀ lọ́rùn pọ̀ kèèsè fi sẹ́rẹ̀ kèèsè kan 28 years ago ní Bàṣọ̀rún tí mo ṣe dákọ Bàṣọ̀rún yẹn àwọn tí wọ́n mú ń tọ̀hún ti mọ̀ ẹnì kankeye wá wọn lọ láàrin Magribi àti Ìṣáì tí wọ́n ti sáramta náà fi láraká méjì méjì méjì méjì tásìkò Ìṣáì ètò àbúrò náà tó ń ṣe bẹ́ẹ̀ ni ẹni àkọ́kọ́ èèyàn dáadáa lálàájì torí pé wọ́n sílẹ̀kùn lè wọ́n

àwọn ilé ìmá tọrẹ pọ̀ kò lè yẹn náfílà tọ̀pọ̀ ó náfílà ìmẹ́ kọ́bọ̀ rẹ̀ bọ̀bá bọ́ọ̀lẹ̀ alójí ni ó ma fi wá bọ́lọ̀ ṣe sínú kí aláwọ́lá agbó kẹ́lé alùwàlá mo fẹ́ ra kọ́ kàrìkàrà ní 100 naira kan lọ́gbà 100 naira sí ah, ah, ah, bọ̀bí náà fi àníṣẹ́ ẹni bọ́n kamọ́

tí ó pẹ́ só òun ní èmi náà ni mo lò kẹ́ yóò jẹ tán ibẹ̀ náà lóòtò ti mú mi yóò bòdè ó lè mọ ìyẹn fílà àpọ̀ ó lè mọ́ kò lè kẹ́ ọ̀ṣọ́rì kì ìyẹn ah, náà kì í sàárà ṣùgbọ́n èmọ́ ọlọ́ ni pé ń gba fóònù àwẹ̀ ẹ̀mọ̀ ti gẹ̀ẹ́ ìgbò lọ ń jẹun gan àwọn tó jẹ́ wípé ibi tó lọ ń gbé ìrọ̀rùn wọn láti súnmọ́ lọ sínú àwẹ̀ ni dúí àmìbábi rọ̀yán wọ́n ma pè àwọn láti bí ilẹ̀kùn rọ̀yán wọ́n mú rọ̀yán láti bí ríyù bí kẹsìrì rọ̀ o náà ni ìrẹ̀ǹgbẹ́ àwọn mímọ̀ wá ní tàbá kíèsí ànìyàn ó ṣe sọ pé àwọn tí bá ń gbáwẹ̀ wọ́n pè wọ́n láti bí ilẹ̀kùn rẹ̀ǹgbẹ́ nítorí wípé nǹkan méjìlá àwẹ̀ ebi àti òǹgbẹ ṣùgbọ́n òǹgbẹ fún àwẹ̀ ó ju ebi lọ wọ́n wá ní ọ̀dá bébí ṣe lágbára tó òǹgbẹ́ jùlọ fáláwẹ̀ ẹ̀dí á lo èyí tó jùlọ kọ́ máa jẹ́ tutù ẹ̀mí fún kó tó jọ́gbà alìkàmá wọ́n ma pẹ̀lá ti bẹ̀. wà mọ̀n kẹ́rin mìíràn àrí jihad ẹjọ́ ẹgbẹ́ kágbé òṣójú ọ̀rọ̀ lọ́wọ́ bá wọ́n na musulmi wá kan wọ́n jẹ́ wọ́n lò jábù mọ́wó tí ń bẹ́nu òfin wá wọ́n na musulmi wá kan wọ́n fi àsìkò ẹ̀zámù sí àsìkò jùmọ́ wọ́n Nibikan. níbìkan wọ́n ma tí mọ́sásí kan páwọ́ wọ́n ní eh, eh, eh, kílódé wọ́n ní wọ́n lẹ póstà ma bẹ́ ìmáàmù wọ́n ní à ah, mọ́sásí jẹ́ ma mà ah, lẹ póstà ma gẹ́ bí ẹsẹsẹ lólódó lọ́dún kẹ ọlọ́run ìmàníọ́wò ìmàníọ́wò ìmàníọ́wò lu o àmà rẹ̀ tí wọ́n lẹ̀ mọ́sálásí ẹnìkan bá ní àà ah, kí ló dé báyìí náà ṣe gbogbo àdúgbò tí ìtòrí láti ẹwà lẹ́kíní mara ah, wọ́n ah, ni àbálọ́rọ̀ agbọ́rọ̀ sí ni ẹ àgbúwọ̀n náà bàbá ibi bẹ́ẹ̀ ọlọ́run

bí ábí ánkẹ wọ́n mi ya Rasulullah ilẹ̀ nẹ́bí mo fi bá mi àti mọ́ mi bí o mo fẹ́ bí ọ́nà kankan wàhálà alamọ̀dúyà mi fíkìlá dọ́mí dọ̀rọ̀ sí ẹni kan sì lè wà nínú mẹ́bí àdámà tó lọ nẹ sàánú tí ó sì rí gbogbo nǹkan yìí ṣe tí ó sì wọ lẹ́wù gbogbo ẹni tí wọ́n pè lẹ́nu ọ̀nà ikọ̀ ọ̀kan tí ó lè ṣẹlẹ̀ jọ́nà yọ́ ṣẹlẹ̀ bẹ́ àádùn mi fíkìlá dọ́mí kúlẹ̀ ha sí wọ́n sì pẹ̀lú kẹ́kẹ́ ní gbogbo ilẹ̀kùn papọ̀ báyìí

minan ẹni mẹ́kakú tí a ti asíntánà mọ̀ bọ́ masalasi wa man atom minkum al-yawma miskinan tààlọ́ntà ní lónìí tó jẹ́ wípé aláìní ó ti bọ́ lónìí olùnáni abrahamu gbata ń bọ̀ bẹ́ẹ̀dì kan tí mo wa man aada minkum al-yawma maridan táǹtí lọ bí aláàrẹ́ wò ní oyé darí lónìí àbákilé mi ni kátó gbàbí jànáza lọ mọ́kọ́ lọ bẹ ẹnìkan ní àwọn fámílì báyìí báyìí báyìí báyìí wo ó ń ṣe ọlọ́ni ẹ̀sì máa wo mọ́títàmà àṣíhùn hàdìí alamri'in illa dakhala aljanna yìí tí mo sọ yìí kò ní papọ̀ fọ́mọ nìyàn kánjọ́ àmọ̀sùn eh, mọ́kòrò ẹlòmí sí ẹni tó ti ẹn sọ pé tó bá ti wọ kí tí àlìjẹ̀nà kéyìí ó pẹ̀rẹ̀ láàfá ẹ̀sìn kọwa pé ní eh, bá ti wọ kí tí àlìjẹ̀nà kọ̀dọ̀lọ́mà kọ̀dánàbímà àlìjẹ̀nà gan àwọn tá ń gbé àwọn eré àtàwà náà rẹ̀ pé níbàdàn wo níbàdàn irú àwọn eré àwo oníwọléwọlé lè lọ tí yọ jẹbọ̀ eré àwo nìjọba sọ pé ẹ máa gbó lórí ilé o ilé kọ̀ọ̀kan mọ̀ sẹyẹ báyìí lóṣooṣù ara àwọn èèyàn tí ó kọ̀ọ̀kọ́ kàbí eré àmárùn ẹlò agbolé òjì ẹlò bẹ̀rẹ̀ ẹwà sọ́nà kìníkan ó kàlùkọ́ màkàbáhùn irú àwọn ọ̀ràn báhùn àti ah, ó rígbà láti jẹ̀nà ìní ó nílé ayé mẹ́wàá bóòlì ní ó sì wá gbé maiki ó ń sọ ọlọ́run gan tó ń sọ yí pé fáyídà sátúmùlá aljanna tẹ́ bá ń bẹ lọ́n kó jẹ́ wà aljanna sálùlọ́ha lè firdaus ẹ̀pẹ́ ọlọ́run dákùn ìwà àpẹka ọwà àpẹka ọwà àpẹka ọwà ayéwa yóò wà yíwa jaa min qissati al-imami malikin ma'a rajulin min al-ubbad imam maliki jẹ́yẹ̀dẹ̀ ní ẹjọ́kò wọ́n káwọn yankin ní Madina agbáfà lọ́tún lọ́sí àìmẹ́yẹ̀yẹ̀ wá láti igbá látàwó láti kò bá sásùn wọ́n kẹ́kọ̀ọ́ fàjáwàjú al-ubbad ọkùnrin gaba dé nínú ọ̀tí ọmọ ṣe jọsìn gan àwọn kan bẹ̀bá wọn ò ní kéw sì wà nífẹ̀ẹ́sìn ọba gbágbà báyìí náfílà ní ráyìí tó lè sọ̀rọ̀ alẹ́kọ̀ọ́ máa sí náfílà ní ráyìí ó lè rùkú wọ́n máa parí pé ah, ọmọ ìyókò òkó tó àmàlìká jùbílù ọlọ́ sí ẹ̀bẹ̀ kò ní gbórí òkè náfílà ní ráyìí ó lè wà ń sú jùúdù wọ́n mọ̀ pé ọmọ yóò súnlé yóò sọ̀rọ̀ bọ́bá fẹ́ sún bá ń jó gọ́ta wọn lọ máa kó lọ́bọ̀ wá bá imamu malik oníyà àbá abdullah ẹmà malik an kàrọ aléyìn ìṣìgọ́láwù bí ní ṣìlẹ̀ ìrìnì ọjọ́ ti lọ tẹ́mà ilọ̀ ẹkàn jùkò ká mọ́sílásí rí lábí òjì ẹwà ń fara jihadi gbogbo ẹmọ́ àkà mọ́mọ̀lìkì wà ápù ọni òsùnmọ́mí ọ̀rẹ́ mi o ni inna Allaha qasamala a'mala kama qasamala arzak sọ mọ̀ pé bọ́lọ̀ ń ṣe pín àjí àmú fọ́mọ̀nà bí adama olówó olówó eléyìí e, bíṣẹ́sẹ̀ àìmáyé èèyàn tọ́lọ̀ ń fi ìrún lọ̀rọ̀ wa wà lam yufta alay fi sọ èyí ò sì nílé gbàwẹ̀ wà áàfàá yufta alay fi sọ́rakọ̀ ilé yóò lè máa yọ́ zakatọ́ yóò máa ṣe pọ̀ wà yufta jihad na rọ̀dí ma kú wábìmọ̀ fún ti hali èyí tó lọ ń pín èmi mọ̀yọnu sí o náà sì ni wípé min afdalil àmàlì nashrul ilmi min àmàlì birri dẹ́ sọ́nà min afdalil àmàlì birri nínú sí olóorí tí a fi mẹ́rú jùlọ náà bá jù kéèyàn ọmọ jáwọn èèyàn ọmọ lọ́n ma ana àlèyìí bìdú ní mọ́ an tààlè in tí mi ń bẹ lórí ẹ̀ in lè bu ọpẹ́ ma ṣe ti ẹun in tí wọ́n náà ṣe un lè bú èmì mi náà ma ṣe wà kìláánà ala wà birrin ṣùgbọ́n sugbon ni pé kájọ pàdé rẹ̀ ẹni tí wà ti tí wà bá mọ́ yọ tí wà bá mọ́ sí sàárà dáadáa yọ wọ́n náà torí pé ìwọ̀n sí sàárà dáadáa káàkiri náà tó dé pé mọ́mọ́ wá kan bẹ ó yẹ sí ọmọ ìbàdàn ìyẹn dáadáa ni wọ́n ṣùgbọ́n tí wọ́n bá ní kéèyàn wá tọrẹ mo lè bú ara mi léèyàn ìfẹ́sìn ọ̀rọ̀ sí mi ilẹ̀ṣẹ́ báhùn ẹ̀lẹ̀ṣẹ́ ò ìntọ́nà ń pín ọ̀rọ̀ ìlọ́run ṣùgbọ̀dá kíyàn ìṣojú òkòrò gbogbo ẹ̀ ṣùgbọ́n tọ́nà ó fún ní gbogbo ẹ̀ sí ọkiri níjọ́ tí àbùbákiri náwọ́ tààrẹ́ṣẹ́ báyìí èmi ni tààrẹ́ ẹ̀rẹ́ eh, ìtún náwọ́ tẹ̀lé wọ́n wà ní ọ̀gbẹ̀rẹ̀ kìí àmẹ́mọ̀ bí adẹ́mà tí wọ́n ma pè ń gbogbo ẹnu ọ̀nà tó wárí jẹ́ mẹ́ pàtàlẹ́ ẹ̀kẹ́kẹ́lẹ́ ṣùgbọ́n gbére pé báyìí ni wọ́n wò a jẹ́ pé ìntọ́lọ ń bá so mẹ́ni kọ̀ọ̀kan wa tó sì rí pọ́rọ̀ lọ́rùn kọmọ fi sí o ṣùgbọ́n kó sojú kòkòrò gbogbo ránkàn ọ̀ranyà kó sojú kòkòrò àsìgbọ̀rẹ̀ rẹ̀ ìrun àsìgbọ̀rẹ̀ rẹ̀ ni sọ́dákọ̀ hajji ni àwọn tàtàwàátì wá sí àtàwọn ààrẹ tí àwọn àwẹ̀ ní àti bó ṣe pín méjì tó ní mutlaku àti mọ̀kọ́yádù èwo ló sì lágbára jù nínú méjèèjì bí ibn lẹ́lú wájú pàhàr á tẹ̀síwájú níbi àwọn àlàyé ilé fil khutbatil qadima in kana fil umr baqiya tó bá di jùmọ́ àti mbọ̀ kò bá dẹ́dà tó lẹ́mì kọ mọ́ ti gbà àwọn bẹ̀ lọ́rọ̀ ní kàṣírí ní ta gbé jùmọ́ nínú payà ọjọ́ kọ bá fi wá gbọ́rọ̀ bá dẹ́dà kọ sí ń fẹ́ lọ kọmọ jàlúbọ̀ ọwọ́ lóyìí kọmọ jùgbọ́ ọwọ́ lè kọfọ́ ọ̀tọ́ alẹ́mìká máa ṣe tí ń fẹ́ kó náà lè bà máa fáwọn náà ní tí a ń fẹ́ a ń bẹ̀ níwọ̀dà ní kàṣẹ rẹ̀ kọjọ́ ọkọ́ dákọ̀ ìyàn tí ń dáwà láàmù pẹ̀lú sí ọwọ́ wáyì kọ́dọ̀ kọba ní kakú kọ́dá ọ̀padà أحمده وأجلل وأشكر نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصية للأول والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله الشديد عباد الله من لطف الله بنا ومن رحمته علينا أن جعل لكل فرض تطوعا يكمل به فرائضنا ويكثر به حسناتنا وأجورنا أحمد على ذلك وبما تفضل علينا من رحمته الواسعة ومن ذلك عباد الله أن كتب الله علينا وفرض علينا صيام شهر رمضان لكن مع هذا فقد تعبدنا بأنواع من التطوعات من أنواع الصيام والصوم لها شأن عظيم في هذا الدين الحنيف كيف لا جاء في الصحيح من حديث أبي وترجة رضاه قال قال رسول الله صلى الله عليه وسلم قرأه تعالى كل أمر ابن عادم له إلا الصوم فإنه لي وأنا عجزي به وكذلك من عظم شأن الصوم ما جاء في السنن لما من سادس نجم حسن من حديث موت البائلي رضي الله تعالى نرضاه أنه اعتمد النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل ينفعني الله به وفي رواية أي العمل أفضل وفي رواية يا رسول الله سل لها سل لها لي الشهادة فقال الله صلى الله عليه وسلم اللهم سلمهم وغنمهم وأخيرا قال أبو أمامة يا رسول الله علمني عملا أو دلني على عمل ينفعني الله به فقال له لأن الرسول صلى الله عليه وسلم قد علم أنه يريد دخول الجنة فقال يدخلني الله به الجنة إن لم يكتب لي الشهادة من العمل الآخر يدخل الله به الجنة فقال له رسول الله صلى الله عليه وسلم عليك بالصوم فإنه لا مثل له وفي رواية فإنه لا عدل له وإن شئنا نقول عليك بالصوم فإنه لا عدل له وهذه الأمان يفتح الله سبحانه وتعالى بعضها على أناس ويغلق بعضا آخر على أناس آخرين كيف لا وقد استحثنا رسول الله صلى الله عليه وسلم كثيرا على المبادرة والمسابقة والمسارعة إلى الأعمال الصالحات ومن ذلك ما جاء في الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم من أنفق الزوجين في سبيل الله نودي يوم القيامة أو نودي في الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دي من باب الصلاة ومن كان من أهل الصدقة دي من باب الصدقة ومن كان من أهل الصيام دي من باب الريان ومن كان من أهل الجهاد دي من باب الجهاد فقال أبو بكر يا رسول الله بأبي أنت وأمي وهل على من دي من تلك الأبواب ضرورة وهل يدعى أحد من تلك الأبواب كلها فقال له رسول الله صلى الله عليه وسلم نعم وأرجو أن تكون منهم وسيكون منهم وكيف لا يكون كذلك جاء في الصحيح عندما مسلم الحديث أبو رضا رضاه أن رسول الله صلى الله صلى الصبح للناس فأقبل إليهم فقال من أصفى منكم اليوم صائما قال أبو بكر أنا ثم قال صلى الله عليه وسلم فمن تبع منكم اليوم جنازة قال بكر أنا قال صلى الله عليه وسلم فمن عطى منكم اليوم مسكينا قال بكر أنا وقال صلى الله عليه وسلم فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فكلما سأله صلى الله عليه وسلم عن شيء أجاب أبو بكر بنعم حتى قال صلى الله عليه وسلم ما اجتمعنا في مرئين ما اجتمعنا في مرئين إلا دخل الجنة أخرج الأمام المسلم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم ما فيما ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباد المصطفى عباد الله أوسيك ونفسي بتقوى الله هذه وصية ربنا اتقوه في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لقده واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن الله سبحانه وتعالى يوم القيامة يكمل فرائضنا بمن تقص من من يكمل فرائضنا بتطوعنا بما انتقص من هذه الفرائض جاء هذا في السنن أبي داود من حديث أبرة رضي الله تنرضاه كذلك جاء في السنن من حديث تميم الداري أبي رقية رضي الله تعالى عنه وأرضاه ثم ربنا سبحانه وتعالى تؤخذ جميع الأعمال على ذلك فكل من جاء بصلاة كاملة كتبت له تامة إلى آخر هذا الحديث عباد الله ليحرص كل واحد منا على التطوعات من كل نوم من أنواع الفرائض فمن أدى ما عليه من الصلوات الخمس فليكثر من التطوعات فإن المكثر من الصلاة دعوا يوم القيامة من باب الصلاة والمكثرون من الصدقات دعوا يوم القيامة من باب الصدقات والمكثرون من الصيام دعوا يوم القيامة من باب الريان والمكثرون من الجهاد دعوا يوم القيامة كذلك من باب الجهاد أمة الإسلام إن قلب المؤمن لا يشوى من الخير وأبواب الخيرات مفتوحة أمام كل منا ما دام أننا على قيد الحياة ونسأل الله الرحمن أن يبقينا على عافية وصحة ويوفقنا في جميع أمورنا جلها ودقها وهو على ذلك قدير وابن جبت جدير اللهم ربنا اجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز رسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم انتقم لعبارك المستضعفين من المؤمنين والمؤمنة في كل مكان وانصر جنة في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا كد من كادنا كد من كادنا ومن أراد بنا وبدنا بسوء وبسنة نبيك بسوء وبكتابك بسوء وبنسائنا وأولادنا بسوء اللهم أعذ الفتن واجعل كيده في نحري واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا عصي أداءنا وأداءك عددا واقتل بلدا ولا ترك منهم أحدا اللهم ربنا آمنا بما أنت آن فأنت آن التقوى وآل المغفرة وننعد بالذنوب والمعاصي ارحمنا يا أرحم الراحمين ووفقنا فأنت موفق لكل شيء وأنت لكل شيء قدير أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملكته وثلغ بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصارق المسدوب القائد بركوة السيئة الثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء وليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Yeah. آه. الله أكبر الله أكبر أشهد لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استووا استووا واعتدلوا سد الخلل ساووا بالمناكب الله أكبر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 وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقوا ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم قاتلوا الذين يلونكم من الكفر الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم فمنهم من يقول أيكم زادت هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر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 آمين وإذا ما أنزلت سورة نظر بعضهم نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا إن صرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكل وهو رب العرش العظيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله kílíkọ̀ rẹ̀ fún àní àsìkòtẹ̀ nínú àsìkòwà aláṣùtánù wọ́n tààlá yóò fi tí ó dáa yóò fi rọ́pù fún àjúgbà alhamdulillah والصلاة والسلام والسلام عليكم ورحمة الله وبركاته جماعة generation wa yìí a ṣe oríire tó ga ní àsìkò títí wa yìí tó ń ti bí ó ṣe jẹ́ pé nǹkan dárò ọba dẹ́dà ó sì sí àwakù ọyọ̀wakù òbí dídàrú ẹ oríire náà gẹ́gẹ́ bí ustazu Habibullah al tí wọ́n wá bẹ library wò lánàá bí wọ́n ṣe sọ wọ́n ní gbogbo nǹkan ní mẹ́ni àwàlíyà ẹni ọkọ̀kọ̀ sí nǹkan báyìí rẹ̀ wípé ẹdẹ làwọn tí wọ́n tòótọ́ ṣùgbọ́n àwàlíyà pé ibì kan wà wọ́n ma pè bẹ̀ ní ilé ìpín wà nábì fún ẹ̀sìn nílẹ̀ Yorùbá nàmbà wà náàrí wọ́n ma pé àjọ ń ṣe ni bẹ́ẹ̀ sí àjọ sí ní tòótọ́ jẹma ẹwà ma wọn tí ń pè ní àwàlíyà àtẹ́ntí oríro àtẹ́ntí oríro ni ó sì kò ní tó bá di ọ̀la wọ́n ma sọ pé lásìkò gọvnọ sí yìí mákidé sáàsìjọ ń kọ́ bí àjọ ń kọ́ ni bó bá di ọ̀la wọ́n mọ̀ pé àsìkò fọ́ọ̀sẹ̀ náà Tinubu orí ọbẹ̀rẹ̀ ó ní nǹkan yẹn àsìkò àfáàgbà àbànà báyìí báyìí báyìí jẹmáà oríire tọ́pọ̀ láti ṣùgbọ́n àárín lẹ́ntì o lórí pé bọ́ àṣẹjọ ní júmọ́à sí láìbírì tọ́pà àbámá ìtumọ̀ láìbírì ìtumọ̀ ẹ̀ ni pé ìntàǹkọ́ọ́lẹ̀ tí ó dàbí ẹgbẹ́ nìkan kan wá àfú nígbàtà bá jọ kó làyé tán àfú rárá lílẹ́ ìlàhàm ọlọ́mbà 33 million

jẹmọ́ bá bá ti ẹgbẹ́ ilé mọ́ fi ẹ̀kẹ́ mẹ́jọ ojúmọ́ ṣùgbọ́n tí bá ti wájímọ̀ 1000 ma lọ́bẹ̀ lọ́sọ́ọ̀sẹ̀ àwọn kan bẹ̀ 300 níjọ ojúmọ́ awáwá láàárọ̀ òní láti gẹ́ bí ọ̀sẹ̀ bí díẹ̀sẹ̀ yìí níjọ kápa 47,000 70,000 nígbà wá di ìjẹrin ọmọ ìyá kan wá sẹ́ndì 500,000 half a million òun ni 0.5 ti ń bẹ lórí million wa agbéra èyí tó wáyọ̀ àlẹ́nu jù a ń lọ sí awábí ní ìdàjí awá ń lọ rédíò fẹ̀yìn ẹ̀ ta máa lọ abádi fẹ̀yìn ẹ̀ nínú ọ̀pọ̀ lábáyẹ fóònù aláti kaba wọlé awátáwò ató mẹ́wàá ẹ̀dọ ẹkáyé wọ́n náà kàlákẹ̀ nítorí wípé àwọn náà fi labaruntan tó donate 10 million naira ìyá àrónì 10 million naira láì jẹ́ pé kásán gbogbo jọmọ́ là lọ bá ń jẹ ojúmọ́ wọ́n ni kò ní mọ́ ṣe ṣe mọ̀ pé àbúrò rẹ̀ ó àti kọkọ Abdulsalam tí wọ́n láti usage ní ẹjọ́ dàgbàpọ̀ àríbì ọ̀kan rọmọnù wà lẹ́àmúntọ̀ mẹ́ ṣùgbọ́n sọ fún àpé ọlọ́run ti fàṣí ọjí kìí ṣùgbọ́n sáwàdẹ́gẹ́ mẹ́yẹ̀ náà kí a pé ògùn òkú ní àwọn àfá gbogbo ilẹ̀ ní sinmi kí àwọn àfá ọmọ afọ́ sọ́yà pé à mọ́mọ́ tó ní kára kàmẹ́jì sí àrí ìyọ́wọ́ rẹ̀ ṣe bí kí o lè sáà ń fọ́ sọ pé ẹmà oníbẹ̀ẹ̀ni tí è ṣe pé ń fọwọ́ dúkíní o alábàwọn ààyè nígbáyà oríire ńlá ni ni ẹ fi change ìràwọ̀ mi wọ́n ni ẹ change wọ́n áàfù ìsáàsù ẹmẹ́jì

ẹni tọba ní wọ̀ yọ tẹ́rì ọ̀pọ̀lọ́dàkùn méjì àtẹ́rì o dáadáa olófi àwọn ń fọ́sìkò ibẹ̀ náà wípé ẹni náà ọlọ́njọ́ tó bá kú ìṣẹ́dúkẹ tí wọ́n èsìṣẹ́ tí wọ́n èrí bínú rẹ òṣùn wá wá yàrá nìbílò wá gbówó wá tàbí fún ọ̀pẹ́ òun ló sì jẹun ó ṣọ́rọ̀ wá ní máa dọ́rọ̀ òṣùmánà lè yàwó máa amálò ọlọ́run pé òṣùmánà ó tù sí sẹ́kẹ́ látọ́ni tí ó wà bọ́ọ̀lù bínú ọlọ́run ah, ọlọ́run mẹ́sẹ̀ bẹ́ẹ̀ kí máa yọ́nú sí ẹn tí ó bá ní kẹ̀kẹ́ tó fi bínú sí ẹn ọlọ́ndàkọ̀ sún ọmọdọ̀ rẹ̀ nítorí pé lára tí kọ́lọ̀ fi máa ń sàánú èèyàn jẹ́ àmì hadithana ti malik àkójá mọ́ tọ̀bọ̀rọ̀ ní tọ̀bọ̀jámi wà jáwọn adíkùn mọ̀mìnín Ummu Salamata radiyallahu ta'ala anha wa ardaha ó ṣe ọlọ́ni sọ̀nàrùn ma'ruf kéyàn máa ṣe dáadáa tẹ́kì masọ́rí àṣúì

títílẹ̀kún gbogbo àdánwò bú fún wọn títílẹ̀kún gbogbo parun bú fún wọn títílẹ̀kún àbùkù bú fún wọn wá sún ọmọdọ̀ rẹ̀ tún yọnu sí wọn yọnu sí gbogbo tó bá sí fún wọn bí haqqi la hawla wala quwwata illa billah ọlọ́njọ́ àbálọ́bá sí ń bá lọ́yìn mẹ́jì wọ́n parí lẹ́yìn mi o mẹ́jì wọ́n parí lẹ́yìn àràbí o mẹ́jì wọ́n parí lẹ́yìn gbogbo wa náà o wá generation mi ti ṣe tí wọ́n táwọn náà tó bá ṣẹ́ ní ọwọ́ wa wá máa jí ọ jáyè rẹ lọ láìláì ọba dẹ́dà dákọ̀ tó bá dọ̀la tí ò tí jìnà méje wọ́n máa wá pẹ̀lẹ́dẹ̀ mẹ́ àwọn láti gbà wo ó ti dórí odò ẹlẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ah, jama ah, ah, kò sí olùsìnú àwa mùsùlùmí o kò sí olùsìnú àwọn ọmọ ẹ̀kùn tàbí mi ni àdẹ́bí ni wà kúlù ma'rúfin sọ́dákọ̀tún gbogbo dára tí àbá ń ṣe láyé ọlọ́run ó sọ di sàárà fún àṣìkérò tán wẹ́rẹ̀ dákù orí mi òun ní kankan tí mo lè fíbẹ̀ ó sì mà kọ́dà yí tó rinṣẹ́ padà sí lè mi jí ń sírò owó tọwọ́ ìlànà mo débì kan mo ń pè fún sẹ́ìtú ní 10,000 fẹ́ta ní sàǹkọ́ mo ní 300 oríkí tí wòkó mẹ́rọ̀tọ̀ ní mo fẹ́ pé ah, mo ní tí mẹ́mẹ́ náà nù zẹ̀tú ní sádà láàárọ̀ ẹ̀ṣọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́bẹ́ naira wà lẹ́ àwọn èèyàn sẹ́ni 50 naira tó nínú ni tẹ́ ń pè sọ́dákọ̀ nǹkan méjì ní ẹfí ma ń bá lù rẹ̀ bí tẹ́yẹ̀ ọlọ́run

nígbàgbà ìgbàmà aṣẹ́gbó sí olóore ọlọ́run wọ́n sọ di tí ó ní ṣúrọ̀ nígbàgbà ìgbàmà ẹgbogbo òun tó ilẹ̀ báńkì ẹwọ kẹ́kẹ́ tí tàbàdó sí jama'a jama'a àlọ náà rí o àwátájọ lùgbà wa náà lájọ́ ń lóyìn bá ṣe jọmọ́ sórí náà lájọ́ sórí rí ọlọ́run mẹ́jì ayọra wẹ́yìn bẹ́ mọ́ sí jẹ́ kíṣẹ́ ìtàn ọyọ́ aṣẹ́yìn bẹ́ a ti gbà kó ṣe ṣùgbọ́n jẹ́mi ọwọ́ ààrẹ̀kùnlọ̀ ọlọ́njẹ́ ara wà fáwà pé ní ìmúrẹ́ tí wá rí